محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله

Èyí tọ̀tọ̀ ọlọ́run, ọlọ́run bí dára ni. Tọ́jọ́ bí máa bá mú ìkíwò tàbí tẹ́lẹ̀ tàbá ní kí ní ìfò ìdámọ̀ pé ó ní jẹ́lẹ̀. Kò sí nígbà ìmọ̀ sí ìkú mẹ́lé. Ọwọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ ìdára ẹgbọ́ ọ̀sùn mi lára. Ìlú mọ̀lẹ́ wà yìí, ìlú mọ̀lẹ́ láwà, gbogbo orí ẹ̀kọ́ ẹgbẹ́ ìlé kéwù ìlú tọ́sáyè Ìjọ́ bí ìdáwẹ̀ àwọn ọba Bẹ̀wánì, ìwà bàbá Makúnlẹ̀wà ẹlẹ́bù, ọba Lúmọ̀, bí wọ́n tún pọ̀ ní ọgbà yìí. Tó wá lọ borí sọ ọlọ́láwà alhájíwà ìsáhá, alẹ́rẹ̀kọ́, àtàwọn ọ̀gá bẹ̀rẹ̀ tí wọ́n wà ní gbogbo iron station káàkiri àdúgbò madaris larabia àti ìlú lọ́rin fún ara rẹ̀ ọba tó wá kàwà tí wọ́n ni jẹ́ ọmọ ṣẹ̀ nínú mẹ́lẹ̀ ẹgbọ́lọ́ tó ní ọlọ́run tó lọ sí àkàkẹ́ ọmọ ìjá àdàmẹ́ ìtàn bá àyẹ̀ iná mọ́sọ́rọ̀ tó lànà أَوَمَنْ جعلنا له نورا يمشي به في الناس كمن مثله بالظلمات ليس بخارج منها كذلك يبين الله آياته للناس لعلهم يتفكرون بعددا أو من كان ميتا فهريناه Kàmá mọ́ sálòwò ìgbòlómọ́ ti lẹ́yìn sábẹ̀ ọ̀rọ̀ èyí mìíràn. Kàmá mọ́ sálòwò ìgbòlómọ́ ti lẹ́yìn sábẹ̀ ọ̀rọ̀ èyí mìíràn. Lọ́wọ́ ní ti pàdé mọ́ àlàáàmù kò síwọ́ méjì lọ́wọ́ Ọba ní àwọn ọmọ ìkẹ́ كان ميتا وبجبري فآييناه فأحييناه وتكم عدلك فآييناه وواجي لو مالك أنا من كان والقمة والقمة يتوى قمة فأحييناه عجي لو مالك وما الله كمان وما الله كله لكي بالعكاش أحييناه والله لا تيلي فآييناه وجعلنا له نورا ti pé iye síra lè yẹn lè síra na ilẹ̀ rí. Ọ̀rọ̀ ń bá tọ́lú. Àmọ́ kí ẹ̀ṣẹ́ kò sí nígbà máa tókò sí omi ní tọ́lá. Ibi tí ó ti lọ̀nù, ó fi gbé jáde kò ní jẹ́ pẹ̀kẹ́ láyé. Àwọn ọjọ́ ìṣẹ́ kò sí ní ọmọ ọ̀rẹ́ ń tẹ́ tó wáyá. a inú òkùnkùn ló wà wọ́n kọ́ kọ́kọ́ kò yí wọ́n láàlá kọ́ yẹn wọ́n sàlàyé ẹ̀kọ̀kọ́ yí lẹ́yìn tẹ̀lẹ̀ sáàrì ìmìlẹ̀ tí ó sì fi bọ́ ní òkùnkùn náà ti kò láyé ẹlẹ́kùnkùn tàbí wọ́n ṣe méjèèjì àtẹni tí ọmọ bẹ́ẹ̀nù mọ́lẹ̀ àtẹni tí ó pẹ̀lú òkùnkùn tí ó kú ẹ̀ta ló dé nínú mọ́lẹ̀ lọ́rọ̀ yìí ẹ̀yẹ́ máa ronú pé owó ní ìdí ìdówó ní ìdí ìrìnlẹ̀ tó ti wà nínú mọ́lẹ̀ gbogbo yóò kú mọ́ wọn كذلك زجن للكافرين ما كانوا يعملون أدوك أبنه مللاوة Àwọn ọ̀pọ̀ ìyíwa, àwọn ṣe kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́, àwọn lọ bí táwọn àwọn ẹni ọlọ́pàá mẹ́rin àti ọba tó pé ìgbà aláwọ̀ mẹ́rin ilẹ̀ àti gbogbo àwọn tó túnkù lọ́gbà ẹnu ọgbà yìí. Àtàwọn tó túnkù lọ́gbà ilẹ̀ ọ̀pọ̀ lágbàáyé lẹ́yìn àwọn adọ́lọ́mọ̀ tẹ́ẹ̀fẹ́ bá rí kí wọ́n ní pọ́mọ́lẹ́kà èyí tó dáwà rí àbìkà yìí gọ́ọ̀dọ̀ lọ ẹwọ́ àwọn ìdìkọ̀ tó ìṣẹ́wọ́ inú ẹlòmí tó ń náà jọ gaba yìí àwọn ẹn kọ́ ẹ̀rí tó múnú àwọn ẹn kọ́ bá ti lè pa igbó àti kòkínkọ̀ àwọn ẹn kọ́ ọlọ́rẹ́ tó lè máa káàkiri àtẹ́wó káàkiri àwọn ẹn kọ́ ọlọ́rẹ́ tí wọ́n tòkò tó òwò ẹgbẹ́ òtẹ́fẹ́ tẹ́lá bí wá sí àwọn tí ń ṣe àmójútó ẹ̀ṣọ́ àwọn tí wọ́n dáàbò wàhálà ilẹ̀ báríkà ilẹ̀ sínú àwọn ilẹ̀ yìí àwọn tàà nílé kí wàhálà dúpẹ́ àwọn tàà nílé ìpọnilẹ́pọ̀ ẹ̀sìn àwọn náà dúpẹ́ láwọn abẹ́ dúpẹ́ ní tí mo lè jà lálàláì dúpẹ́ aago méjì ìdájú tí wọ́n retí wa lọ́gbàá láti ilé kí lọ́wọ́ aago méjì ló ti rẹ̀ ìmáàmù yìí lérí ọ̀pẹ́ wà ní lérí ìtùnú ni tọ́lọ̀wọ̀ jẹ́ gbogbo orí ilẹ̀ ìbẹ́nu pé ìwọ́n máa dàrú kẹrìmọ̀ sàwò nínú léèwé kẹrìmọ̀ sòsánú léèwé báríkà lẹ́rẹ́ pé ẹ̀sọ̀ lọ́rin ló kọ títí mo jẹ́ alára ẹjá gbóòrò mélòó kí wọ́n lọ́wọ́ tó pé Allah Allah Allah Allah Allah اللهم انا نسالك الرضا Àtòkè ọlọ́mọ ilé àyá àtàrí ẹ̀dárí ọkàn yìí tọ́tọ̀ lọ, ẹjẹ́ kí ẹjẹ́ kí ẹjẹ́ àdúgbè sísàn tó jádúra wọn. Ẹ́ eré nẹ́tíwọ̀kì ọmọ jà láàrin pẹ̀lú ọlọ́run, nítorí ọkọ̀ wa fẹ́ lọ́wọ́ pàtàkì náà rẹ̀ ni ó bèèrè tó pọ́lísì ní ó bèèrè tèmi ni àmọ́lọ́n tó yọ̀ dá fún akálẹ̀ dábòlẹ̀ báyìí àà àti àti bẹ́tò sí bẹ́tìmẹ́lá اللهم بشر ذاتي وبشر الشر الذي هو وانته ولا اله الا انت اجبنا بنور الله وبنور عرش الله وبكل اسم الله من عدونا وعدو الله وبعشت لا حول ولا قوه الا بالله العلي العظيم وصلنا على مسلم واهل ومالنا وولدنا وجميع ما أعطونا ربنا ولفاقه الله نفوس المليون الذي استعبدت والسماوات العبد حسبنا الله ونعم الوكيل صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ولا حول ولا قوة إلا بالله الفاتحة lórí àwọn fúlàní ọba kàgbàrí ọba mọ́mọ̀lé ọba dẹ́lẹ́sì gbogbo àwọn ọba wa lọ́pàá àti gbogbo àwọn èèkàn ìgbẹ́lá tó kú Ìlọrin àti gbogbo ọ̀rà tó gọ́ọ̀nà wa àti ọ̀rọ̀ lọ́ràkí àti gbogbo àwọn tó tún jẹ́ amúgbálẹ́jọ gọ́ọ̀nà lọ́sì níwájú lẹ́yìn ẹ̀ṣọ́ Ọlọ́run mẹ́ta ẹ̀ṣọ́ Ọlọ́run nínú ilé ọ̀ṣọ́ Ọlọ́run níta ọ̀tọ̀lẹ̀ṣọ́ ọ̀tọ̀ di ọ̀ṣọ́ àwọn ẹ̀ṣọ́ ń jẹ́ ìdáàbòbò àti àwọn ọ̀ṣọ́ tó jẹ́ fàárí ọlọ́mọba fẹ́ jẹ́ pọ̀. Òkútọ́ wá pà fún lọ ilé ìlọrin àfáà ọlọ́mọdá wọn náà gbàgbé ìṣòro fẹ́ ọlọ́pàá. Èyí láti ìlàjá àjọ́sùnmọ̀. Thank you. Wọ́n tàbí bàbá kàmọ́ lè hádẹ̀ ni. Kákàlà gbogbo àwọn ẹni ọlọ́run pọ̀, àwọn amùdínú mọ́sàgbọ̀n ní gbogbo láì áàrùn. Wọ́n sọ sí yóò láì kárí gbogbo àwọn ọmọdé ọlọ́run ilé lárúkọ̀ kan mọ́. Ọlọ́run tó fáàdì bàbá Màsúdì ọlọ́run fáàdì gbogbo Nígbàtà wá pàdúwà tààtà sí kìrì tọ́lọ́, ẹjọ́ fà níbi ìrẹ́sọ̀ ìgbẹ́sọ̀. Orí àwọn ọ̀fẹ́ ọmọ, ọwọ́ àjúwọ́ abájúwá wípa wípé ẹmúnjẹmú náà lọ ẹ̀kọ́ mi bá bá ti bẹ́ mú kàrí ìdàtọ̀ láti méjì ni ọlọ́rin iná láwọn aláìkẹta wípé tó ń lọ́wọ́ lẹ́bẹ̀ Ìṣẹ́ méjì lọ́bẹ̀ wá, sọ̀dú àlé ẹ̀tàtàlásù kò tẹ́lì mú ẹ̀tàlásù àkùn, a máa wá wítàlásù sọ́kùn, a máa wítàlásù sójú.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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم Ẹgbẹ̀rẹ̀ mẹ́ta wí lọ́dọ̀ àwọn tó wá sọ fún wa pé ẹ̀kùn wa. Wọ́n wá ní ogun tó wọ́n bá rán wa. Ṣùgbọ́n àwọn fi ọ̀rọ̀ lórí ìsọmọ̀ ẹ̀ẹ́fẹ́ náà àwọn ti fẹ́ àlàyé lórí ìtúlù ẹni ṣe ẹlẹ́kẹta náà ni ọ̀rọ̀ lórí pé ìmójútó ẹ̀sìn Islam àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kó wáyìí èyí wọ́n bá wá ní abẹnukọ̀ nílẹ̀ lágbẹ̀ abẹ́ àwọn akẹ́rẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ orí ọlọ́run ní máa yọ̀dá sọ ọ̀tọ̀ ẹgbẹ́lọ́mẹ́sí lẹ́tọ̀ sáàpẹ̀ lẹ́tọ́rà wọ́n lè pèsè àwọn ọ̀rọ̀ fún ẹgbẹ́ tí mo fẹ́ sọ nìí ọlọ́run ànímọ̀ sọ tó wájẹ́ pé ọ̀tọ̀ ọlọ́pù wà lórí ẹ̀ tọ́bá wá wọ ọlọ́run ọlọ́run àní ìgbàmẹ́ lọ́wọ́ yàtọ̀ sí bó ti rò kò ní kò lórí tọ́kì àmá irinṣẹ́ tó pè lò kalẹ̀ àwọn rẹ́fẹ́sì tó bẹ́ẹ̀ fi jẹ́rìí ọ̀rọ̀ lọ́yàtọ̀ ìyọ́lọ́pọ̀ ní ẹgbẹ́ ẹ̀yin ọmọ tí ẹrẹ́ tí ọlọ́run pẹ̀sẹ̀ láti ìlú bàbá yìí tí ẹ̀wọ́n pẹ̀lú tẹ́ pariwo Emirates Emirates Emirates káàkiri gbogbo bí ẹgbá wà mọ̀ ní ìjẹ̀ Islam ìjẹ̀ wá ní àwà ní ọ̀pá ni bákan náà wá ní àwọn mí tún palẹ̀ bàbá ìpé ọ̀dá bẹ̀ kí àwọn ọmọ dápọ̀ ní àtẹ̀yìn ọmọ wọn tẹ́ àmẹ́sí ìlú ọgbàáyí mo fẹ́ fi ààrẹ ara èyí tó lọ fi kí ó fi ọlọ́run tó kọ́ fi وينتهلهم بهذا البلد ووالد ومولد لقد خلقنا الإنسان في كبد أعظم أن لن يقدر عليه أحد يكون أهلكت مالا لبدا ألم نجعل له عينين وهديناه النجدين فلتفهم العقبة وما أدراك ما حلق مرحبة أو مسكينا ومجربة أو إسلام إسلام في يوم ذي مجربة لكن لا مزرعة مكان للذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمراحة أولئك أتاهم الميمنة الذين كفروا بآياتنا وعذاب مشأم عليهم نار Ẹni ẹmọ́lẹ̀ ìkọlù ìlọrin bí yáà kò tí ń bí àlàlẹ́dì látọrí ọ̀gá àjọ àmàsọ̀rúdì àti gbogbo ẹ̀yẹ Mo pẹ̀lú lọ ìṣíkúra, ẹgbẹ́ ọlọ́run ti lè mọ́ta kúra, ó ṣe ọlọ́run. Níjọ́ náà lọ, àwọn mọ́ta mọ́ ń gbọ́ ìrìnlẹ́bìnì. Ọ̀fẹ́ ẹ̀mọ́ mọ́ta iṣẹ́ ni, gbogbo kọ́ńtọ̀ ní mọ́ta tí wọ́n ṣe kó tó dé òfìfẹ́ ìwọ̀n mọ́mọ̀ wá dé wá ní àmà ṣe ìlàwó àhìbò ọba àkànlò ọba àkànlò ọba àkànlò láàrin ọgbọ́ mẹ́ta àti mẹ́ta láti mẹ́nu kàábà lọ́wọ́ àpọ́jú bàbá ńlá ọba àwọn táwọn jọ ń bẹ́ ní oṣù àyíká ti jẹ́ ìlú ọmọ àdébọ́sà ní ọ ọwọ́ àtàjú ọ̀rọ̀ kọ àjọ́kọ̀ hamna ọbẹ̀ ìlú mẹ́ta jẹ́ ọbẹ̀ gbogbo ọ̀ṣọ́ ìlú mẹ́ta ọbẹ̀ fàáyà aṣọ ara ní mọ́ta ọ̀fẹ́ ọ̀fẹ́ tún ìlú mọ́ta ní òwò ìtàwọn èèyàn tí ó wáyá tó kèrè ìwádìí mọ́ta ọ̀fẹ́ bàjẹ́ gbogbo àwọn agbègbè ní wọ́n ti ìjá àtàkò ìjá gbogbo wọn ni wọ́n wá tẹ̀bọ́n mọ́ta tí wá jẹ́ pé lọ́dọ̀ ọdún wọ́n lálejò táwọn rówó jẹun

أنت حلهم أما حلاله ومحمد وقالوا أنا ما بتجد أنا أقول في مكة فإن أول بيت وجه للناس الذي ببكة مباركا وهدى للعالمين Ilé tí wọ́n bọ̀bọ̀ kọ́ láyé ní gbogbo ayé nínú ìtàn nínú ìsì ayé tọ́lọ gbogbo àwọn òpìtà kàábà ilé àkọ́kọ́ fún ọkọ̀kọ́. Kàábà ìsì rí ẹ̀nẹ́bẹ̀ aládàmà ló bèèrè fún. Ọ̀kan tí a mí tí kàábà wà ohun, ọ̀kan tí a bẹ̀ẹ̀ ní kéèkì màmúr ìwà ọ̀kan ní sọ́mọ̀ kẹrin, ọ̀kan ní sọ́mọ̀ kẹfà. Àlùfẹ́kì màmúr ilé lòun náà, من حيث يطوف الملائكة حولها كل يوم ثلاث مرات ẹ̀ẹ̀mẹ́ẹ̀tàlá mọ̀láíkà máa ń kóòrè àwọn tààrọ̀ ń bẹ díkìkì wọn àwọn tọ̀sán bẹ díkìkì wọn àwọn tààlẹ́ ń bẹ ìnà àrífà 70,000 tó fi máa látà ní mọ̀láíkà tí ó àkóòrì pé tí màmúrí láàárọ̀ àwọn tí ó wà lọ́sùn àwọn tí ó wà lẹ́rí Ádámù bá wọn bẹ́ẹ̀ rí ìṣẹ́lájú ọ̀sẹ̀lá gbọ́gbọ́n dáadáa bàtà wọ́n á jọ máa kó ìgbé ti màmúrí. Ìgbàtẹ̀lẹ́wà sílẹ̀ tí ó rí kí Ádámù ó kó sọ́mọ̀ yọ́gbọ́ lẹ́lẹ́ pẹ̀lú àwọ́ àwọ̀ ọlọ́ ní ìdìkú mi ní àjẹ̀sẹ̀ ẹkú ẹkú jẹ wa nǹkan ẹgbẹ́ dáálẹ̀ àwọn fámílì yìí sọ́mà ìkẹ́ ẹ̀kẹ́ àti ẹlò ilẹ̀ yìí wọ́n dẹ̀ wọ́n bèèrè ọ̀tọ̀ ọ̀rọ̀ pé wọ́n lọ́pọ̀ ní ti máa sì ọ́ àwọn lẹ́ẹ̀kà ní ìṣàn bí mo lè ní àtàwọn àrọ́mọdọ́mọ ní ó ti máa sì wọ́ ọlọ́run lórí ilẹ̀ ọlọ́run tó wà mọ̀láìkà bí ọlọ́run ilé kàábà wà ní wọ́n fi wá gbé kàábà ìtẹ̀ ló fi jẹ́ pé bá ń bá ẹ bá tún sí sápráìsì ìsìn ẹ̀ẹ́rì tí wọ́n kò ní kàábà ti kí ti mọ́júmọ́jú títọ̀ láti títọ̀ fún la èèyàn ní wẹ́gbẹ́ ó ti dé ẹgbẹ́ ti máa mú ìpínlẹ̀ ní òkè sọ́mọ́ sáàjọ́ bí adámọ̀ ìṣẹ́lọ́ ọgbẹ̀ sọ́lọ́mù láìka ọlọ́run ti fi rẹ̀ lẹ́kú tí kàábà ilé ibi tí wọ́n ti gbé kàábà sí ìjọgbọ́ ayé ni pẹ̀lú rọ́jọ̀ gráfíkálì máa bá wọn gbogbo àmì sárkán wà gárúgbà sàmá lámọ́jà náà àwọlí west north south ọ̀gbọ́n kan gbogbo ayé gbogbo ní jẹ́kù àti àárín àárín ayé ni ọlọ́wà ọlọ́ọ̀fẹ́ sàmì ìwọ Muhammadu láti kó òtàkó ní kàábà àǹtà ní lóhun aláàdì ni ó bí a sáàjì kára àwọn ọmọ àti wàwárí ní rúrùn wọ́n rán wà lá gbogbo bàbá kí jí máa síjọ́kùnrin mo gbogbo ìyá tí bí máa tí jọ́bẹ̀rẹ̀ mọ̀ fún wọ́n búra àtọmọ tí wọ́n ń bí áńtà hìndò ilẹ̀ ara ọkùnrin ló kúrò bàbá rẹ̀ sí ni aláìlẹ́ ọmọ ni obìnrin ló kúrò bàbá rẹ̀ sí ni aláìlẹ́ ọmọ ni kí sì ni olùjẹ́ olùmọ́sí lówó olùmọ́sí ní dúkìá olùmọ́sí ní tó rìsẹ́sì kalẹ̀ ìkéèrè nínú àmọ́ dáa bí ọmọ tí ń dàmù lórí. Àwọn láti kékeré rẹ̀ ló fi tó rù bàbá rẹ̀ ṣe ìwà oníwọ̀wù lé bàbá rẹ̀. Ẹ̀sùn wo ni wọ́n ti lé bàbá rẹ̀? Ọ̀pọ̀ wo ni wọ́n ti lé bàbá rẹ̀? Wọ́n máa lè òun lé bàbá rẹ̀ ni. Wọ́n máa lè òfin lé bàbá rẹ̀ ni. Wọ́n lè bá ẹ̀rẹ̀ lé bàbá rẹ̀ ni. Wọ́n máa ti

ọwọ́ ẹgbẹ́ gbogbo àwọn ọba tọ́jẹ tọ́jẹ tọ́jẹ ẹgbẹ́ bí wa tò ní yóò fi wọ́n nínú ìjọsí láti ní ìta ìyí wọn jẹ́ nínú mímọ̀ láàrin ìkọlá wọn jẹ́ níbi

àti èsì àti ẹ̀fàṣe ọmọ àrẹ lọ ní wọ́n ní àbí aláàrí lọ وذكر ọmọ tí ọ̀gá ní iye lẹ́rí ikú ọmọ yóò sì ní iye ọmọ àlẹ́ ọmọ ọ̀yà tó ń tọ́ ní wá nínú rẹ̀ láti bá sọ̀rọ̀ kékeré àtàrí àwọn sọ́ọ̀tì ọ̀rọ̀ nítorí pé bọ́wẹ́ sọ́pọ̀ pé Ọlọ́lẹ́lá ọkọ̀ tó ń jẹ́ àrẹ̀ ìgbàláàdì ogun la pẹ̀lú yìí. Ó ní kí ẹmọ tó ti gbọ́ bá rẹ̀ tó máa hàlá ní ìgbàmà rẹ̀. Ọlọ́ ọmọ ìsìn ìlú yẹ. Kí ló pẹ̀lú rẹ̀ tó Kí ló pẹ̀lú rẹ̀ tó lè? Kí ló dẹ́lú rẹ̀ tó tó jùkọ̀ sí ọlọ́mọ́? Kí ló pàlú rẹ̀ sẹ́yìn? Ọwọ́ àti ìdẹ̀mọ́ kékeré ó gbé ìlú rẹ̀ sókè padà. Aláàrí ọmọ nínú ọ́sùn rẹ̀ lú bàbá rẹ̀. Ẹlákùn ọlọ́pàá jẹ́ ìjẹ́ àwọn olóṣèlú wa aláàrí ni wọ́n ti dápẹ̀ wọn ni àwọn máa rí. Àwọn bàbá wa yóò lọ nínú ìrọrin ẹwẹ̀ tó fẹ́ tí ìṣẹ́ kọjá bọ̀ ààrẹ nípa gbogbo ilẹ̀ ti mọ̀ta lọ́rin látọ̀dọ̀ ọ̀rọ̀ tó máa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àti ààrẹ ìpínlẹ̀ mọ̀ta lọ́rin ọlọ̀ tó jẹ́ ìsìláàmù nílẹ̀ tó jẹ́ ẹgbẹ́ tó lẹ́ mọ̀ta lọ́rin náà ẹ̀yẹ́ kékeré ọlọ̀ tó bí rẹ̀ wọ̀n á tó gbà ìròyìn náà Ìlọrin àti ìpínlẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà àti ìpínlẹ̀ Yorùbá ni bàbá pọ̀. Ìní tẹ́bà Ádámù ẹ aláàrin Ìlọrin ni àwọn máa lè lọ. Thank you. Wọ́n ní pé ọmọ ọkọ̀ ni ọláròkò sí ìmọ̀ ìrázà nígbà láti wà ń tàbí lórí àgbà nígbà láàrùn sí òfin àpá ìtàlá sí wàhálà ẹ̀lọ́gbọ́ àpá ìtàlá. Nígbà tí wọ́n kọ́kọ́ ń pè jẹ́ Ádámù lọ́pọ̀, Ádámù Sùdání ló ń pè. Ádámù Sùdání àfáwà àgbà. Gbogbo lẹ́lọ́gbà wọn ni Ádámù Sùdání ọlá kó Ọlá ni Adámù Sùdánì, Sùdánì pọ̀, Sùdánì mú ilẹ̀ àwọn mílíọ̀n òkè, àwọn alóòrì Ẹ̀kẹ́ àmọ́ ó síbẹ̀ ẹwọ bí tí wọ́n sọ ìlọrin ló kọ ẹgbẹ́. Ewó ni wọ́n gbé ní ẹgbẹ́ ìtọ̀wà yìí. Ewó lẹ́gbẹ́ pọ̀ ìtẹ̀wà yìí. Wọ́n sọ lọ́rin ló kọ rẹ̀ ni àwọn ìsọ̀lúkọ. Pẹ̀lú rẹ̀, pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀, pẹ̀lú àtọ̀ rẹ̀ tó wọ́n, pẹ̀lú òun bíkí, pẹ̀lú ọ̀rẹ́ tó kó ọ̀rẹ́ ẹjá padà kó dáa àníṣẹ́ tí ó gbọ́n wáyé èèyàn fúnta èèyàn rẹ̀ lẹ́gbẹ́ ọmọ kéré o ọlọ́run jẹ́ àìsàn àfíwà sí ìgbọ́lápẹ́ ọ́sàkò láàrin àwọn gómìnà ọlẹ́gbọ́ ọgbọ́ láti ẹgbẹ́ kò lékù ọlẹ́gbà Thank you. bí ọgbọ́n ìpínlẹ̀ àwọn ará ọ̀tún tẹ́lẹ̀ tó gbogbo ọ̀rọ̀ ní ọmọ ajé ìlú àyí wọ́n kó jáde lọ́dún wọ́n kó jáde lọ́dún ní kí o sí na bàbá wọn tí o sí na ya wọn ìgbẹ̀ ni wọ́n kó owó ojú bàbá wọn tó ojú ya wọn lọ ọmọ ìlú àgbọmọgbọ́n ókè àti rí bẹ́ẹ̀ lẹ́kọ́ àti mọ̀ bẹ́ẹ̀ ìwọ́n ni wọ́n bẹ́ẹ̀

mú ìsìn yé rí pé tí ń bá sí èèyàn tí ń bá dọ̀lá tí ń bá dọ̀gbà ní ìtọ́lú bàbá mi ṣe tí ó gẹ́gùn máa ṣe wọ́n wà wá ní tí wọ́n rẹ̀ wọ́n lẹ́ ọlá ní gbogbo àpọ̀ láwọn tí bí ma àkọmọ tí wọ́n ń bí ẹlòmí ìpí nǹkan rẹ̀ ọmọ tí ó ma kó bá ọmọ tí ó sọ ló gọgú ọmọ ní ilé ọ̀nà fún tí àwọn oúnjẹ ọkọ̀ láì ẹ̀rẹ̀ kan ọlọ́mọ náà ni àbọ́mọ tó ọkọ̀ tó tó pàyà rẹ̀ tó ní ọmọ ìyàbọ́mọ tó wà wọ́n á tó sì mẹ́ ló kọ́ rẹ̀ àbí kó ṣe rere tẹ́jú rere ìpínlẹ̀ kọ̀dá ọba lọ nídẹ̀ tí ọ̀pọ̀ ẹgbẹ́ tí ó fi Thank you. Àwọn àtàwọn olórí àúsá ẹjẹ́ ápí wọn tó yóò sùn wọn, a ń tẹ́kẹ́ ní kọlọ́pọ̀ta àwọn oníkéwú, tàbí wọn sí pàṣẹ mọ̀wázánà àbí mọ̀kọ́ránà. Inú Adam, inú lé pípọ̀ fẹ́ gbẹ̀rẹ̀

ẹ̀kà àwọn tí ń bẹ̀ mẹ́ níjẹ̀ ká yí kí dànà títí wá lè ní ìbẹ̀lẹ́ ẹ̀tì máa hé ló ń ṣe ọmọ ọkọ ìbẹ̀lẹ́ ẹ̀tì máa hé rí mú kí ń sọmọ àlè ni wọ́n wá jẹ́ a ta a ẹgbẹ́ sọ́dì ìtàn ẹgbẹ́ sọ́dì ẹ̀sìn ẹgbẹ́ sọ́dì gbogbo àwọn kátà sọ́dì wà tí a fẹ́ ìdè lọ́la àwọn bàbá nílọ orin wọ́n lé fi lọ́wọ́ ọlọ́wà ní wọ́n lé fi àtàríyà wọn àgbìlàríyà wọn tí wọ́n pọ̀ jù nínú wọn láti pẹ̀lọ́ sí ọlọ́pàá wọn lápapá àti wọ́n lápapá mi wọ́n láyé àyá mi bá owó ti ṣe ṣe rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìrìnlẹ́lẹ́sì Ìlọrin mẹ́rin mẹ́rin gẹ́rẹ̀ sí o pàtàkì ìrìnlẹ́rìn wọ́n لله الله يجزيهم قالوا إلههم للدين قد صنعوا بالعلم فاقوا وماذوا كل من بهم تحملوا الصبر بالعرفات ولا مليم على المسائب والأشجار لسانهم يا صاحب الأمر علي حظمه شرف نور الولاية يهدو فوق دارهم نور الولاية يهدو فوق دارهم والفنا بلوني خير ما جاسوا قرآن أطيء لذي جقوعي شكرا بسلفه لوني àdúgbẹ́ bá àtọ́ kọjá láti lọrí àtọ́ kọjá ní agbẹ́dẹ̀ látòrí bàbá alìmì àdúgbẹ́ fún wọn àtọ́ kọjá ní agbẹ́dẹ̀ dáwà ti dé àwọn àfá àgbàgbà ní dákò ti fi kò mórí pàràtú ní bàbá díjíìsù ní bàbá dígọ́rẹ̀ ní bàbá sàrùmí àwọn ọmọdọ́mọ bàbá lójú òyì bí bàbá wa tàlájí àgbà àti tàlájí pìtì ní bàbá adó kàmálẹ̀ ládẹ̀ ní àwọn aláyá bí alábìgbọ́ bí àwọn bàbá wa ní bá ní tí bàbá àbàtúrò àdágbàlagbà yìí bí àwọn àgbàjì fún ara wọn tí gbogbo àwọn àpáàkì táàlé táàlé kàwọ́sán bí àwọn bàbá wa kàwú ní ọ́ ní ẹ̀ẹ̀ẹ̀ bàbá adájọ́ àgbà kàwú ilé kọ́kọ́rọ́ àti bí gọ́ọ̀rẹ̀ àwọn àwọn wọ́n tẹ́ nípa ọlọ́dọ̀ ọlọ́run èèyàn bí wá ní wọ́n èèyàn máa lẹ́kọ̀ọ́ ẹ̀bà lọ́lẹ́lẹ̀ ẹ̀bá ní kàṣẹ́ ẹ̀pọ̀ màtàílẹ̀ ẹbá nìkan ṣe ẹ̀pà òfíṣẹ́lẹ̀ ilẹ̀ ẹ̀pọ̀ ẹbá nìkan ṣe ìtọ́ ní yíyàtọ̀ láyé òfin ní dára òfíṣẹ́ ẹ̀bá ṣe pọ́ọ̀tù nílé ìwé ẹwà jáde lẹ́kí ló kù tẹ́ẹ̀ṣe kí mà sí ẹ̀fà àárọ̀ bá ní jẹ́ kí ní ọ̀pọ̀ lásìkò tẹ́ẹ̀ṣù ṣe mọ́ ẹ̀kìrì ìbàjẹ́lẹ̀ Gbogbo táàmù láwọn ti sẹ́nà fi dáadáa mẹ́kọlá àwọn tọrọ ṣúkúrẹ́rì. Ṣúkúrẹ́rì tọ́lá sí ìyọrí fẹ́rẹ̀mẹ́jọ́ ọdún. Wọ́n fẹ́rẹ̀mẹ́ wọ́n lọ sí ọlọ́ العابد التقي العارف بالله الولي بين خلف لخير سبب الممثل بأولياء الله السجاب الكريم البحر المهرير الفصيح الحكيم الممثل الأكبر لعلماء الله من الحق إلى اليوم وإلى الجنة إنما الله حياته فما تريدكم اختصروا أتكون ذائقين èyí tá a ní pé ìsẹ́sì máa jẹ́ èyí ara pé Àwọn àgbà Bàlámú Áúlà Mẹ́sàkò Rọ̀dé, ẹwà àwọn olùkọ́ lẹ́gbẹ̀ẹ́ kan, Bàlámú Áúlà Mẹ́sàkò Rọ̀dé. ẹnu wa bá lọ sí sẹ̀lá ìhí àtà mẹ́sàlá ìgbàkì tí wọ́n ìgbà lọ́dọ̀ ọlọ́ Ọgbà àti àwọn ìkíwà owó ọmọ wọn. ba tu ba Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. kú sí mórí ẹ́ta nìbàláì wà ń tẹ̀lé ìlú ìbáadà nìbàláì wà wà ní ẹgbẹ̀rẹ̀ wà Wọ́n wà ní kí wọ́n mẹ́wàá látàwà wà nílẹ̀.

pé ikọ́pọ̀ ìmúlò kọrin. Bàbá wọn tó sọ láti ọlọ́mọ́ta bá bùkún rẹ̀.

Bàbá ní pé kí sùúrù àti ẹ̀sàgbà tó ń bo mọ́lẹ̀ ìdí àyè mọ́lẹ̀ náà kò sí bẹ́ẹ̀. Táwọn ní bá yá ìwọ́n torí ẹ̀họ́ láìlé lẹ́rí. Ìwọ́n tó ń bọ̀ wálé náà tí sùúrù ọlọ́m̀bọ̀. Ẹlá fi lọ́pàá ìfẹ̀rẹ̀ ó kó ti jáde ní àwọn ti dáwálé wálé tí ma wọ́n lè ṣe mọ́nà mọ́ owó ẹjọ́ ìlọ́lọ́gbà ìpò wọ́n láìkẹ̀ kí ìkàwé rẹ̀ tẹ́ láìkí ìkàwé tán agbọ̀n rẹ̀ tó wọ́n tún bọ́ Thank Ogún mẹ́rin láti jẹ́ lọ́rí, ẹni táwò, àti gbogbo ọ̀gbogbo lọ́rí, gbogbo jíjẹ́ kó ara ẹni gbogbo ẹ̀, àyàwọ́pọ̀, àti òun làkọ́kọ́, àyàwẹ́ òun lẹ́kẹ́jì, àyìnlẹ́ àyà òun lẹ́kẹta, á sì ti wá fún un.

ilé bàbá rẹ̀ ní àbí mírímù ilé bàbá rẹ̀ ọmọ ilé bàbá wọn máa rẹ̀. Àtú àwọn ẹgbẹ̀lẹ́ yẹ àgbẹ̀rẹ̀ tí bàbá rẹ̀ tí ó mẹ́rin ní àgbẹ̀rẹ̀ òjí ìpẹni ọlọ́run àtìmọ̀. Owó wá ń gbé. Ìlú tó lẹ́bí lọ́rí tẹ́ bá rí ti owó pọ̀mọ̀pọ̀ púpọ̀ ìjẹ́ òbí òbí o. Àmì ìjọ́ àfẹ́ àìlọ́rí. Àdúrà sí ìjàdílẹ̀ àjọ́ àtọ́ wá gbà ń tẹ́wàá láti ní àbáwọn ni wọ́n jẹ́ ṣùgbọ́n láàrin sálábí láàrin fẹ́ra mẹ́jọ́rọ̀ dúró wọ́n fẹ́ra mẹ́wọ́lẹ̀ dúró aláàwòyẹ́ jíbi nínú ṣùgbọ́n ọpẹ́ ìsálábí lọ́ọ̀rùn àwọn bàbá tàbí ní ẹ wọ́n ti náà wọ́n sì dúó pẹ̀lú àwọn àfá lọ́rẹ́ àtọ́mà lọ́rẹ́ tẹ́kù ní bàjẹ́ wọ́n ti kú ilẹ̀ ẹ̀yẹ́ra máa gbára sí ẹ̀yẹ́ra máa gbára dúró ìgbàrẹ́lẹ̀ wọ́n bẹ́yẹ́ra máa wọ́n lọ́dún ọ̀túnmọ̀ ẹ̀wọ̀n sínú ẹ̀lẹ̀ ẹgbà bẹ́ẹ̀ dẹ́rẹ́ lọ ìyẹran tó sí dẹ́rẹ́ láti dábẹ́ ẹ̀yìn ọmọ yìí ẹ̀yìn lè dìbò yóò ẹ̀yìn ọmọ yìí ẹ̀yìn ọmọ yìí Tẹ́jì bá ìdí àti àmà àti ẹni mọ́bẹ̀ fúláwà, àti ẹni mọ́bẹ̀ mọ́tò, àtàbẹ̀ tẹ́jì ìjú, tẹ́jì tó ti kí wò ní ìwèrè lóbi o. Ìwèrè lóbi o, ó sì tọ̀ láti ẹni kò sí kẹta nílẹ̀ o. Wà máa Ẹni ẹ̀rọ wá fẹ́ ra dáadáa, orí ọlọ́run ní wàwárí ní wàhálà ọrụ pọ̀ mẹ́rin. Ìgbàjú ọlọ́run nílẹ̀ fẹ́ pé káàkiri ìbálẹ̀ láti fi ìtàn owó bíta àbàtẹ̀lẹ̀. ọlọ́pẹ́ láyé ẹ̀wò ní pé bó wọ́n tẹ́ ń bíra wọn àbàláwọ̀ bó wọ́n tẹ́ ń fẹ́ra wọn ọkọ àtìyàwó níjọ́ náà náà tẹ́bẹ̀ là ń fẹ́ra wa ní ìsìn òun tẹ́bẹ̀ là ń bíra wa ní ìsìn òun bó láti ṣe láti ní bọ̀rọ̀ bí ẹlẹ́gbẹ̀ẹ́ ṣe western civilization àgbàfàbàtò gbàgbíyà èyí tó dé ẹlọ́jọ́ ẹ̀làkà ẹrú nílé tó àtìlẹ́wẹ̀ẹ́

wọ́n ṣe ń torí pé wọ́n fẹ́ gbajúmọ̀ wọ́n fẹ́ lókìkí ìjẹ́ àgbọn wá dé nígbàdí àgbọn wá dé ọkùnrin wá lọlẹ̀ ní wọ́n yẹn lọ yẹ́bọ̀ ọ̀rọ̀ ìjọba mélòó ní lọ sí tẹ́lọ̀ sí máa yẹ ọ̀sọ̀ lọ rí lóòrùn pẹ́ẹ́ta lọ rí ó ṣe pé ìlú ìtọ́lẹ̀ ìfọwájú ẹjọ́ pàtẹ́ ẹmúra o ẹmúra o fún ètẹ́bẹ̀ wọ́n sọ̀kalẹ̀ mọ́ o gẹ́gẹ́ bí ìlàyà ti bẹ̀ lórí ọmọ kéwù wọ́n ti wọ́n wà wọ́n lẹ́sì wọ́n ti wọ́n wà ìláyà láàrú wọn lọ kọ́kọ́ wá jù ó tó wá pọ̀ sí ẹ̀rù rẹ̀ àwọ́ta gan wọ́n jẹ́ kí ọ̀tá jẹ́ kí wọ́n bẹ̀rù lọ́rin lórí wọ́n mọ́ sí mẹ́lẹ̀ wọ́n mọ́ tọ́lọ̀ sí lọ́rin àwọ́ta mọ́ tọ́lọ̀ sí lọ́rin èdè wọ́n rí ìwọ̀n mi ṣe agbọ́bì kí léwu ọjọ́ ọjọ́ ọjọ́ lọ́rin òyímọ̀ òwúwá ṣe mọ́ kọ́lá aláàmà tó tó dúkẹ́ orí ní agbára ìgbọ́nkọ́ protein wọ́n lọ́wọ́ tó ìgbẹ́kọ̀ọ́ tó fi ní protein ní kẹta ní ní Pakistan ní Afghanistan

gbogbo olẹ́kọ̀ọ́kọ́ wá sí ilé rí. Ilé ilé fara ìjà fún lọ́pọ̀ sí ní ẹ̀lú mímọ̀ ni wọ́n fi ṣe wo gẹ́gẹ́gẹ́gẹ́ ní ìsẹta alákọ̀ wọn sọ bí ó bì orí ni. Àtẹ́jí ń tẹ́ta sí dráìbà orí ni wọ́n sọ nǹkan bí ọkọ̀ ọdún táwọn kéré ènìyàn bí gbowó nìsín o wọn ọ̀sọ́ bí ọdún ẹ̀dọ́gún ti kí gbogbo àbá àti ilé pọ̀jọ́ babaláwo pọ̀jọ́ kẹfẹ́ mọ́ yíó ẹ̀dàkùn èèyàn wa pẹ́kọ̀ ẹ̀rí lọ́lá sàbábù lè yọ́ olùdáre lórí ọ̀dọ́ òní òun ni ọkùnrin ọ̀la tí ó kúnlé lọ́wọ́ lọ́la bá ti pariwo tágbé mẹ́jọ dáadẹ́ ẹwà já ti tẹ́ rẹ̀ ẹjá hùwà ẹjá rí rẹ̀ تعملوا الصبر بالإرفاق والعمل تعملوا الصبر àwọn bàbá wa láti àtàwọn ìyá wa kó ṣe àwọn bàbá wa àwọn ìyá wa jẹ́ ní

wọ́n jẹ́ ìyàwó bàbá wa sàyé sí jẹ́sì ní ọgára ẹ̀jẹ́ wọ́n bẹ́ lòkó nìyí bàbá wa ìmọ́mù èkó ọ̀rọ̀ yóò sì kàyí tó tó bàbá ìmọ́mù ọ̀rọ̀ ní jẹ́ tí wọ́n wá ti lómìnjọ bàbá afẹ́lúkàmà wọ́n láàárín kanáyé bàbá ìmọ́mù èkó tó ní gbárùbà ìmọ́mù gbárùbà tó bẹ́fẹ́ wọ́n ní àwọn ẹgbẹ́ tó ọmọ bá wa ní ìyá wa sára dáwà ní ìyá àwọn tí ń jẹ́ ìyá adé kéwù àwọn ọmọ mi tí obìnrin ní ìbẹ̀rù ọkọ̀ ìtúnmá ohun àwọn ìlú ẹ̀ tí wọ́n bá kọ́ ní àwọn bẹ̀fẹ̀ rọ̀ bàbá jùgíjù ló ti sí ìyàwó ìdájìbẹ̀rẹ̀ kí ó lọ mẹ́tàlánà àwọn àwọn ẹ̀rìnà bàbá wọn ìta àríkẹ́ká mọ́ ju kẹ́mọ́kọ̀ láti kò fún bàbá mọ̀wé tó ti àwọn tí ní lọ kámọ́bí káwùsẹ̀ tàbíyà àdínkì ti káwùmẹ̀ kò kí á pẹ̀ pé kọ́mùsọ̀ ti wà kò kí á pẹ̀ pé ìlàyà àwọn tọ́lọ̀ fi pọ́n wadé a máa sáyé a máa gbádùn ayé àdìsọmọ̀ ìjẹ́lẹ̀ ọlọ́pìtà Àwọn ní bàbá bẹ́ẹ̀ tí ó, ọ̀gọ́ ti pẹ́ fún kọ́mọ̀ wọn, mo kí láàrọ̀ láàrọ̀ ìlú àbá gbogbo àwọn ẹni ọlọ́pùn ibi tí ṣeré náà ni wọ́ bàbá wá jáde ìdájí ọlọ pàtókè tọ́bì gan kan ọ̀tẹ́gbé fọ́yà ìmọ́mọ̀ ló ń tẹ̀sí wọn lọ àwọn adarí wọlé padà ebi ti ń pa bàbá ọkọ̀ jáàjì ọkọ̀ gọmọ rí jàmàlà torí wọ́n ti fi àwọn ikú wọn fi tán ti lọ sí àtúnṣe náà máa ń pín ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún ojú wa pé ẹ̀rọ nìgbèrè ìdí ń bẹ sí tẹ́sílẹ̀ ìdóńbélé lọ́wọ́ fẹ́ bọ̀bá wá dé ẹwọ́n ní ọ̀pẹ̀ wọn ló pọ̀ báraka àmàlà mo fẹ́ jẹ wọ́n sọ pé mo lè ní mo wọ ilé mọ́ alọ́ta ti ṣe kan bìkan àmàlà àmàlà àmàlà àmàlà ìyá wá ń sáré kiri ìyá wá ń sáré kiri ìyá wá kó kìí sínà wọ́n wọ́n ń وقضائها وولايتها أتجاه لي الله موي ربي أقول Ìrísí àwọn aláwọ̀ nìkan náà ni ọ̀pọ̀lá àwọn tọrọ, ìyá mi ló gbélé nílò fọ́nà tọ́lọ́ ìtọ́nù ìṣù. Méjì náà ní mẹ́. Ìyá ìbá ń bá ń gbọ̀n jẹ́ àrù. Bàbá wọn bẹ́ra, "Ah, ọ̀dẹ́lẹ̀ ìjọwọ́lẹ́ bá wà dáa, ọ̀dẹ́ tọ́lọ́ ni." Ìndẹ́ndẹ́, ìndẹ́ndẹ́ ọ̀rọ̀ bá mójútó yìí wọ́n bá ń fẹ́ àwọn àjọ fẹ́ ní ẹjọ́ ọgbẹ̀ láti fún bá túnpọ̀ jùgbọ́ lọ́gbọ̀lọ̀ mọ́ wọn èyí tí àwọn ọ̀fẹ́ sẹ́rẹ́rẹ́ tí wọ́n máa jù ọlọ́run yóò kọ̀lẹ̀ fẹ́rẹ́ èyí lẹ́kú ìdí wọ́n dání àwọn bá fi ní jáde láti ní ọdún ẹgbẹ́ tí ó tẹ́jì tẹ́ parí òfin ilé kí ló wọ́n ọmọdé sí sọ̀rọ̀ pé ìlú mú ọ

Ìyàwó

àwọn tó nífẹ́ lẹ́mà dáwó mp wọ́n nígbà náà fẹ́ máa dáwó àwọn àwọn tí máa ń bọ́lé kó ní abájẹ́ ní ìkámà máa pàjẹ́ ọwọ́ ìmá máa gbogbo lọ́wọ́ láì máa ọlá láti nìkan àdéjì wọ́n ní ìkòrò àdéjì àwọn àgbò wọn àgbò bákátá bàbá tó rẹ́ kójú ọmọ ẹ̀rẹ̀ ní àtúnfún adé ìkẹta bí ẹmọ sí àwọn bàbá wa tí àtòkẹ́rẹ́ àtẹ̀pẹ̀ àtàfọ̀tẹ́ ẹ̀tọ̀nà tí ó wà sílẹ̀ ìjẹba jẹ́ ẹlòmí bàbá mi ìkú sínú rẹ̀ bàbá mi ìkú nú rẹ̀ bàbá mi ìjẹ́ ẹ̀lẹ́ bàbá rẹ̀ ọwọ́ tó wà sí gbogbo ìwọlé mọ́ ẹnìkan ìgbé rẹ̀ àwọn wá ń jà tó wúlé tàbí ọlọ́mọ́ ti alọ́mọ àlejì ní bọ́lọ̀ pẹ́ ìyáwá ní lárúbà á ìlú ìbálòpọ̀ bàbá mi ní ìkú sẹ́lẹ̀ mọ́ mo fẹ́ wọ́ ẹnu ọkọ̀ wọ́n wá lọ gbé fún ní wọ́n wá wòjá gbárí bàbá àwọn nílé bá bá wọ́n Ẹgbẹ́ ti pẹ̀lú

Ìyáwá ni gbọ́gbọ̀n ọba ń gbé ọgbọ́n ọba fi kọ ẹ̀sẹ̀, ìyáwá fi ọ̀tún náà kọ ẹ̀sẹ̀ méjèèjì. Ìyáwá ní ẹ̀sẹ̀ méjèèjì sí kí ààrù. Gbárùn ọmọ ìfún bàtọ́, àwọn amúgbàmí ọba sáré sí ẹ̀sẹ̀ ìyá lọ́bá jù. Ẹ̀kọ́ mi síbẹ̀, ẹ̀kọ́ mi síbẹ̀, ìyáwá ní ẹ̀sẹ̀ méjèèjì síbẹ̀, ni wọ́n gbogbo lọ, iná máa ń lè wù. Ẹgbọ́lọ̀ lórí. Ìgbọ́lọ̀ ìgbó, ọwá jẹ́ lọ́rùn mọ̀kọ́lẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìgbẹ́ tó kó lọ́rùn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ àrọ́rùn ọmọdé ìgbó yìí mọ́lẹ̀ kọ́lọ bá sáré lọ bá sáré lọ bá wọn pẹ́ sẹ́sẹ́ bàbá ó ní àà ah, ẹwà wò kan ẹsẹ̀ yá sí jóná o bàbá ní kí lọ́nà ó fẹ̀sẹ̀ mọ̀ àrùn ó sì ní ìdáná pátárẹ́ ní bàbá bá tó wà ìwà bá wò pé máraka kò tó báyìí kò omi máa wọ́gbà rẹ́ bá rú àmàlà Ẹ̀rọ pẹ́jẹ̀ fún mi náà gómi sàánù lọ́wọ́ sẹ́jẹ̀ wá sí ìgbẹ̀kùn. Ní ọ̀ká sí ìfẹ́lẹ́tẹ̀ wọn mọ́ pé tí ń bá bọ̀ lámẹ́nu kó tó dà lónìí. Ọjọ́ ìlọ púpọ̀. Wọ́n orin nílòkù, òun ẹ̀kàn tó bílẹ̀. Tẹ́gbùn mo yàgbọ́dọ̀ jọba, ààrẹ ìpínlẹ̀. Gbogbo ẹgbẹ́ wà ní pọ́ọ̀tì Tọ́lọ ní ẹgbẹ́ alébìnrin ẹgbẹ́ ọlọ́run ní kan ilé Yóò jẹ sọ dáadáa. Ilé ìyẹn fẹ́ sí àtìkú ẹ̀ dáadáa ọlọ́run ó lù fún Bàbá ẹ̀mọ́ ni wọ́n jókòó yìí. Wọ́n ti níbi jẹ́ jẹ́ ń bá bọ̀. Wọ́n pẹ́ lé, àmọ́ tí wọ́n bá ti kú jẹ́ ń bá lé kàárí lẹ́ o. Kàárí lẹ́ o. Ọlọ́run lọ́mọ ẹjọ́ fìlà káà náà fi kú tí wọ́n bá. Ọlọ́run lọ́mọ ẹ̀wà ẹjọ́ fi ọlọ́run lọ́mọ ẹ̀yà kí ń fún ọjẹ́. Ìwọ tó bá fẹ́ dépò bàbá rẹ̀, tó bá dépò ìmọ̀, ẹ̀sìn, ọlá àti kí èèyàn tó àrẹ́sì. Ọlọ́run wà tó nílé fún. Tó bá dépò gíga tó wọ́n fún wọ́n ti tẹ́ ọ̀nà kalẹ̀. Wọ́n ní bàbá wa tó bí bàbá Sàràkí, wọn ò ti gbọ́dọ̀ lẹ́nu, ká káwọ̀ sí bí ká hàmà lọ bí wọ́n lè rí. Ní kí dáadẹ̀ ni wọ́n wà. Tẹ́lẹ̀ máa wà ní tí wọ́n máa wà láti ilé ìwá ti ló jẹ. Bàbá wọn gánà wọ́n wá ní ìṣòro ọmọ bíbí látàgbà jì lílọ ọ̀dọ̀ ni wọ́n hun jọ́nà. Wọ́n wà tí wọ́n dé gánà wọ́n gbà wọn àpá àdáyé jù bàbá. Fẹ́lẹ̀ àwọn àpá wọ́n àpá àkàrà sí ìjì ìwáyé kìí sí lárúbáwá kìí sí kí lọ́wọ́ kí bàbá. Bàbá sílẹ̀ lè lò ẹ̀rùn náà wọ́n fún lè wá lọrin àfáà gbogbo àwọn ikọ́ àfáà lọ́gbùkù ọ̀dà ìlú bá wà yìí ètò tó ti rí sí kò gánà lọ́ọ̀lú mi tí ọ bá jẹ́ etí omi ọjọ́ba láyé abáyìí, ọmọ bá kò gánà lọ́wọ́ wá lọ sí sáìlì àṣì áfíkò kàtíjà omi náà lè ti yàjú ìsílé díẹ̀ nígbà wọ́n dọ̀hùn wọ́n ti tàà ní ìwálé ọwádìí ní wà máa wà níwà dáadáa ẹ̀sẹ̀ ọmọ àdúwà ìyọ ọmọ ń jẹ wọn tó àmọ́bí àmọ́nà ìwà rẹ̀ gbogbo àwọn tó wà mẹ́fà àwọn Nàìjíríà tó wà mẹ́ Yorùbá tó wà mẹ́ kàmẹ́rẹ̀ ọwọ́ alásìkò sí ọba abẹ̀ ọba dúdú bàbá dúdú ni wọ́n pè àbẹ́tọ̀ta ajú ẹ̀ ọwọ́ alóòrùn fẹ́ aṣáájú kọ̀ọ̀kan fún ìran kọ̀ọ̀kan tí ó máa jẹ́ aṣojú ní àwọn alìbàbádà wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bí bàbá sàrẹ̀kì ọmọ àwọn bẹ́lá tó wájú àwọn ọlámánà ọlẹ́sìn oníbẹ̀rù ọlọ́ kò tó wọ́n lọ́nà ó tẹ̀yẹ́ mẹ́jú mẹ́kẹ́kẹ́ kẹwọ́ mọ́lọ̀ tí wọ́n ṣe ìkan ní sáájú ọ̀kan bẹ́yà bá faramọ́ tọ́lọ̀ ní wọ́n lòrá omi ó tún dé kọ́lá tó lérò ẹ̀ òdì ọba Yorùbá gẹ́gẹ́ ní táà fún ọmọ ẹwà wọn tí

ọlọ́run sí bẹ́ẹ̀. Àwọn aláwọ̀ àpáádà tẹ́ àti sí lẹ́ká ti bẹ̀rẹ̀ sí ṣe nínú bọ́ọ̀lù, nínú fẹ́ẹ̀lù, nínú fáàlù, nínú kọ̀ǹdíṣà wa, nínú fíṣì wa, nínú hárákà wa, nínú ilmù wa, nínú nọ́lẹ̀jì wa. Àjẹ́jì sọ́dọ̀ lọ́rọ̀ sílẹ̀ tó ní wọ́n máa bọ̀ lọ́ọ̀rọ̀ ẹ̀ẹ́sìmọ̀. Ẹni ọlọ́run bá sọ ní mímọ̀ wà ẹ̀mìlà bí i, tó ọlọ́wọ́n a fún ní àrífàtà ìyá ọlọ́wọ́n a fún ní ìdánimọ̀ ọlọ́run àti ilé mọ̀ yàtọ̀ fún márífà gbogbo ẹ̀nà lọ máa fẹ́kọ̀ọ́ ilé mọ̀ tí wà fún yínyìn ẹti máa kọ ẹti máa kà a kíkọ àìsíkà ó ní ìtaafẹ́kọ́pì ìtaafẹ́kọ́pì ẹ̀nà ń pè ní márífà àpòjú olómọ̀ ní kìí

ẹwà àrọ́pà mi ẹmà tí mo ṣe ẹmà tí mi ẹmà tí ẹmà wá ẹmà tí ẹ̀mí wá ìyẹ́ sí ìmọ̀ láti kékeré ẹwọ̀n tó ní bàbá wa ti gbé jọ kí àrámọ̀ ọ̀bá pọ̀ títí náà ọ̀bá pọ̀ kíkà àwọn ọ̀bá pọ̀ tọ́ ọ̀bá máa tẹ̀sẹ̀ ilẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ kọ́ máa gbá títà lójú kọ́ máa fún títà lẹ́yìn kọ́ máa sàìgá tẹ́lẹ̀ jẹrẹ fún ẹ bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ti ta mọ́tàájú òní àti kọ̀ọ̀lárú ومن وهبه الله المعرفة إلى ما جواه المعرفة ọlọ́run ọ̀dà ìrájá rẹ̀ yóò fún nígbò ọdọ̀ ara rẹ̀. Ipò ni wọ́n fi tè lọ́rin, máríkà wọ́n fi tè lọ́rin, ilmù àti máríkà àti dínù wọ́n fi tè lọ́rin láti kí wá dé ọgbà ẹ̀mẹ́rẹ̀ ẹ̀mẹ́ta lórí ìlú ọkọ̀ bí ọ̀lẹ́ Péjì àwọn bá ìgbọ́mù lámọ́ sọ, àbíjì bàbá kàmá àti tí àdámù lámọ́ sọ, àbíjì bàbá alákàájì lámọ́ sọ, bóò láàánú ti kìrìyèsì good family, bóò láti kìrìyèsì ọ̀rọ̀lá tí ń bọ̀ láti lílọ pẹ̀lú ìyọ́lọ́jẹ́ ìgbàgbẹ̀lẹ́ Ya sáyọ̀ aláàbì, ẹ̀yìn tẹ́rẹ ká fi tẹ́ wọ́n mọ̀. Ìrìnàrí káwà máa bí rí bàtà ọmọ ìgbẹ́láwò ní ẹgbẹ́ láyé ẹmọ́ dúó, ẹlọ fẹ́kọ́ sí. Ẹmọ́ lè owó owó, ẹmọ́ owó lóhun ẹ̀fọ́ owó owó yíwá látara tọ́lọ̀

من قد تمشي على الإرفال في الليل ما توبه قتل فوق إرفال في الليل àti biology àti history àti geography àti science ẹ̀mọ̀ ló fẹ́ kìí tẹ́lẹ̀ ní mẹ́sí yóò àwọn yóò ló fẹ́ sí ọlọ́run fi mọ̀ wọ́n sórí kẹ́lẹ̀ mọ̀ ní ẹwọ́ fi ní sọ̀rọ̀ yìí ẹwọ́ fóònù tẹ́ ń lò

Yẹ̀mẹ̀díkà sí ilé máa yẹ ti bí kọ́dí ní ẹlọ́lẹ̀ gbogbo àrùn tí máa ń ṣe ọ́, àìní tó ní, kò sí ní, tẹ́rí ibú ní, alkùnránì ó wọ́ ọ̀sán bẹ̀, mẹ́rin pítọ̀ bá ti máa alkùnránì tó, fi nọ́lẹ̀dì alkùnránì fún kú ní bàtí ìtọ̀rọ̀. Kàdọ́rùn-ún káàkiri kàfí ọ̀rọ̀ àìdúgbìwà máa bí kàfí lọ́mọdúnwà. Ó

Kílà ti ọ̀gá wọn? Kílà ti ọ̀gá wọn? Kò lérè ayé jẹ ká lórí wọ́n jẹta ìfẹ́ àmà. Gbogbo ẹni tí ọ̀gá pẹ̀sì fún ti ẹ̀yẹ́ ó tó kò. Wàtám, wàtám, mẹ́rin jáyè lè ilé ní màrùn-ún dára súúrù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onílé náà tí wọ́n ń pẹ̀ wọ́n pọ̀ ẹ̀kọ́ débi tí gbẹ́rẹ̀ káàrí báyìí rí wọ́n dìí jákújákú ilé wọn ọ̀tọ̀ àwọn náà gbádùn wọ́n wúyà lórí síbi ẹ̀kọ́ wọ́n pọ̀ lójú ẹ̀ Yàlọ́run Wọ́n wá kàtó máa hàtà lúwọ̀ pẹ̀lú tí wọ́n lọ. Ẹ̀lá ayé rọ̀ kásìrọ̀ ìlú káwọ́ ìmá ọláàlá. Láìrá lẹ́tẹ̀ rọ́pẹ̀ káwọ́ ní ìtọ́lọ̀wọ́ bá àbẹ́sẹ̀ lérò pé ìdá ayé láti jọ́nà lórí ìdáyé ìdìkọ̀ ìṣẹ́gbẹ̀rẹ̀. Lọ́nà wá ti lẹ́lẹ̀ ní àgbàmù ayé. Wọ́n bẹ̀rẹ̀ lọ́pẹ́

àgbà tó bá délé ọkọ àgbà tó bá darúgbó á máa tẹ́gbó obìnrin tí àìkú ayé àwọn wá gbẹ́sọ̀ tí wọ́n dé wọ́n ní kóbìnrin máa gbọ́ra lẹ̀ wọ́n wá gbẹ́sọ̀ tí wọ́n dé wọ́n ní kóbìnrin máa fi tẹ́pẹ̀ lọ ọkùnrin wọ́n wá gbẹ́sọ̀ tí wọ́n dé wọ́n ní kóbìnrin ya wèrè kóbìnrin náà bá ti ya wèrè tẹ́ẹ̀mà ní wọ́n dáyé obìnrin rú ni kóbìnrin náà wá rò pé ẹ̀tọ́ ẹ̀tọ́ tọ́lọ̀ ọba àwọn ti fún ọ̀tẹ́mọlọ́rùn tí ó wà tẹ̀lé ètò àwọn sàyẹ́ntìsì agbárí ayé ó ti máa jẹ́bùn Àyájí wà ìkàmì àwọn ọmọ ọ̀rọ̀ òjíṣẹ́ wá, fara òlì wá, táwọn pé pọ́bà tó láyé ti ní ìlú omi lánlọ, òun ló ní ilẹ̀ lólókè, ọwọ́ afẹ́kọ̀ọ́ sísàn láti lo ilẹ̀ wá ìjọ Quran Tawrat Injil Zabur àwọn ń takò ẹni tó ní gan ah, lọ́pọ̀ tí ó ti ẹ̀sọ̀ kalẹ̀ wá bá wa nínú ìgbàta di takò wọ́ ní lálàáfíà ò ní ìsàtìlórí wọ́n àbíkó ìgbọ́lọ̀ sílé orí àbíkọ́ ọjẹ́ bọ́lọ̀ sílé ọjẹ́ àbíkọ́ ọmọ lòúrò ìtẹ̀gbọ́n fẹ́fún nínú ayé tó dájí ìfẹ̀yẹ̀ sí ẹ̀. wọ́n á ń sá lọ́rẹ̀ kò tí bàbẹ́ àmáta àmì gbórúkọ́ náà. wọ́n sọ àwọn tí Gbogbo ìdájọ́ ayé inú sí ásàbí mo kí bí wà láàájẹ̀ yìí owó ìmọ̀tá àbí ìsáyé ìmọ̀ nípa sàẹ́ntìsì àti ìmọ̀ nípa bá àti ìsẹ pọ́pìsì àti ìmọ̀ nípa bá àti ìsẹ kọ́nọ́mì àti ìmọ̀tá àbí ìpa nípa àlàáfíà x àti ìmọ̀tá àbí ìmọ̀ nípa ọwọ́ ogun jíjà gbogbo ẹ̀pàtàpàtà àti àtàwọ̀ àrí ìbùn bí ìsìnkú àmì ìrìkúrú àmì ìbúrú fáà Tẹ́lọ́dẹ́ àti nǹkan tó mọ̀ wí jẹ́jẹ́ àtẹ̀kọ́ ọgbà àti dúó lójú ogun tó wájú òkè ní ogún wọ́n lọ sálẹ̀ wọ́n ọwọ́ tí ọwọ́ tó tó nàbí ìlànà tẹ́ mẹ́rin tí ó fi kọ́ láti sáyé àti ọ̀run ní àjíbá àjíjọ́ sí. Lámúlẹ́kùn ìbí ilé àbúrà ní ìlà ààlẹ́kọ̀ọ́ ara náà. Àṣìdágbọ̀ súnà kò fi ọ̀rọ̀ kálẹ̀ tí ó dájú. Wọ́n ọ̀rẹ́sìnà fi kìtà bí mi ṣe. Àkùrárì àti ìkẹ́kẹ́lẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ ayé tàdájú, bá ti fẹ́yàwó, bá ti bímọ, tọ́gbọ́n ti fún ọmọ, tọ́gbọ́n ti fún ọmọ, tọ́gbọ́n ti ìyàwó, fọ́lẹ́ ti fún ọmọ, gbogbo ẹ̀rọ náà أعلى وأعلى وللأفراد والجمع Wọ́n bá ti pẹ̀lú èèyàn, bẹ́ẹ̀ bá jọ sàtíkọ̀ lẹ́jọ dáwọ́pọ̀ sí ìkan gbogbo ẹ̀lá tó wà lè fi ẹ̀lú. A bá àjọ lẹ̀lẹ̀ kan ó ní ìfẹ́ ìjọlẹ̀ pẹ̀lú ìyíṣàánà. Ó rẹ̀ bá rápátá àwọn kèfèrí wọ́n wá sọ ìsìláàmù lẹ́gbẹ̀ẹ́ àwọn ìtàwọ́rí, àwọn láàdá, bẹ́ẹ̀ ni òní يريد الله أن يعفف عنكم وخلق الإنسان مضيفا الله يريد أن يعفف عليكم وخلق الإنسان ضعيفا يريد أن يعفف عنكم وخلق الإنسان ضعيفا Ọlọ́run mẹ́sìn ẹ̀kùn fún wa lórí kètò fún wa.

èèyàn wọ ṣòkòtò ẹnu rẹ̀ ń wọ́lẹ̀ ọ̀wá pọ̀ pàtí rẹ̀ ẹni pẹ́wẹ̀rẹ̀ ni pé ọmọ mùsùlùmí bá ń tẹ yí o ayé mùsùlùmí ni àbí àlẹ́ ẹ̀ṣẹ́ mùsùlùmí Àwọn òfin ọlọ́run bẹ̀rẹ̀ ìlànà ọmọ púpọ̀ ya بنظامه الأرض صفوانا ya gbogbo àlàyé tó mẹ́lá kò ẹnu ọ̀hàn tí ó dédé ọ̀pá mọ́sẹ́lì kan. Yáwọn àrísàlì mẹ́dìdì, mẹ́kèrè wà mẹ́ kúkúrẹ́ yáwọn àrísàlì ilimi, yáwọn àrísàlì kọ́dì, yáwọn àrísàlì mẹ́dìdì gbogbo ẹni ọ olówó ọmọlá onípò ẹ̀yìn ọmọ ilé ìwé tẹ́ẹ̀bá ti rípò fún ẹ̀yìn tẹ́ ti wà ń lòkó nù jọba àádájú wà ń Fàálítọ̀ráhún àmá oríṣi ìfọmọ́ fàánà. Ẹgbẹ́ tó lọ mú ọ̀dún lò mẹ́ iṣẹ́ jẹ́ kílẹ̀ fi àti mú ní. Ẹgbẹ́ ẹgbẹ́ ìmúṣẹ́ ìlú ìgbìláṣì ọ̀fẹ́. Kílẹ̀ ìṣẹ́ mú kíláṣì ẹ Ẹgbẹ́ ẹgbẹ́

Máàkì àìlé olóògbé bára pé máa. Ọmọ tó wọlé ẹgbẹ́ ìrìnbọn olóògbò kí ní ẹ́ṣẹ́ bí ẹgbẹ́ ní bẹ́ẹ̀ rán jẹ́ ọlọ́wọ́ tó dá. Gbogbo olùkan wọ̀nyí kò kẹ́ lọ́wọ́ àti ká mọ́ nítọ́ ẹ̀. Ọlọ́run jọkún mímọ̀ fún wa ọlọ́njogún ọlọ́fẹ́ ni ó lọ́lá ọlọ́njogún kò fẹ́ ni ó lọ́kún ní ipò ẹni oló ẹni ọlágbára ẹni ọjẹ́ àpá ẹni ọjẹ́ wòlí ẹni jẹ́ pásítọ̀ ẹni lájẹ́ ẹni lóso ẹni wọ́pọ̀ Àtàlẹ̀mú nàbì ànàlẹ̀ ilmẹ̀ sàánàpọ̀ mọ́. Ọgbọ́n lọ mọ̀ pé ìmọ̀lọ́pọ̀ wọlé lórí, ìmọ̀lọ́pọ̀ wọlé ẹ̀sẹ̀ ló fẹ́ wà dá. Ìlà ìjẹ́ni ọlọ́run ó gẹ́gẹ́ ìlọ́rin ẹmọ́sà nílẹ̀ ilẹ̀ ìkùnmọ̀ náà sọ̀rọ̀ dáadáa wàró sí bá náà. Àbọ̀ níwà sí tí gbogbo èèyàn lọ bá lẹ́yọkọ̀ọ̀kan àbí wọ́n wá ní jẹ̀mọ́ mọ́sà pẹ́pẹ́ ìmọ̀ àti títí alẹ́ ìwé ọ̀tàrí ìdí wọ́n nàbí láà ilé ìwà láàá múlùkẹ́ Nígbà tó ma bá jáde ní bàbá rẹ̀ tó wá kéèkò omi tí wọ́n náà ní owó yìí, tó wá ìdẹ̀dẹ̀. Ẹmọ́ ti bẹ́ẹ̀. Ọlọ́gbó tààrò náà ní èrè fara inú pípọ́ náà. Ẹmọ́ ti bẹ́ẹ̀ ká lóbi ẹ̀fẹ́kọ̀ọ́fẹ́ jẹ́ ìyẹn tó fi kan burúkú ránṣẹ́ sílẹ̀ fún wọn lórí. Àlèbọ́lùlù màkẹ́rànà tó wà lè rí tó máa hàmà tó ọgbọ́jẹ́ ni orí ní ẹ̀. Ìdáadà ni tó wà lẹ́lẹ́ náà yóò kì ní ìdáadà. Ìdáadà ni tó wà

mo sì rán àfáà kan tí bá pàdé àfáà náà ṣe nǹkan báyìí báyìí fún mi àdúrà náà sí pẹ̀ fún àfáà náà bá sí ìkú ní mọ̀ ọdíwájú àwọn adíwájú àfáà kọgbọ́gùn bàbá níbi ní wọ́n púpọ̀ kò ní ní sùúrù ọlọ́wọ́n ti sùúrù bàbá tí wọ́n fẹ́ fẹ́ fún ayé èèyàn méjì ẹ̀ ń lò papọ̀ lásìkò kan náà kódà mo fẹ́ lò fún mọ̀ mi kan àmọ́ nítorí pé mo fẹ́ lè sí ọlọ́ọ̀rẹ́ ìdí lò fún mọ̀ mi oníṣì lọ́ lò sí ẹ̀ tí wọ́n bá lò tán tó bá jẹ́ ìyọ̀dún méjì náà inú ogun táwọn àgbáyé ní ọkọ̀ ọlọ́run àti ìdíkan òsì ń bèkan wá wọ́n ti fi ní adó òjò lò ọlọ́mọdé àánú àfá wa ní tó lè kò bí náà ọkùnrin mọ̀ fẹ́ sàbẹ̀yàn ọmọ ìyá rẹ̀ ní Islam tọ́lọ́wọ́ pàmọ́ láti àsìkò yìí títí ìgbà tó lè parí sẹ́ ọmọ ìgbésì náà Ẹgbọ́n ọmọ láti àsìkò yìí ni mo bẹ́ bí ó kọ́ lọ́lọ́ lọ́wọ́ yìí ọmọ ọgbọ́dọ̀ sí ti náà tó bá rẹ̀ ọlá púpọ̀ tọ́ ọ̀rọ̀ kọjá sí náà ìyàwó rẹ̀ ní ọkọ lù torí tá a fẹ́ dé fún ọ̀yí tàbí túbú òsí ń bẹ̀ ẹni bá lò lọ́ sí ìyàn àbíjọ bá ní lòlókù ní tó bá fẹ́ tàbí ọdá pé dáadáa tó bá wá lẹ́gbẹ̀ ìyàwó rẹ̀ lọ́kọ lù ó lè mọ́ àtẹ̀lérí rẹ̀ lọ́kọ́ tẹ̀lérí ọmọ tí ìyàwó yóò máa lọ lọ́dí báyìí lọ́dí báyìí lọ́dí báyìí lọ́dí mọ́jẹ̀ púpọ̀ àfẹ́ ètò nínú mọ́jẹ̀ wo òun lè jẹ́ ti dámà mú rẹ̀ ṣáwà wọ́n wá gbé fún ọwọ́ lọ ní ti rí láàlá buhaya ní ti rí àwọn màlámíwà àti àwọn àwábíwà pẹ̀lẹ́ lálá lẹ́nìkan tí wọ́n ti jọ pàdé jọmjọmjọ orí lóbìnrin lọ́bọ̀ wá ìwà ọ̀rọ̀ tó lọ́rọ̀ níbi Ọlọ́run àrẹ́ ìwọ̀n tó lọ́pọ̀ àlẹ́ اللهم صل على محمد وسلم náà ni ọlọ́pàá ìfọ́n ti láwọn bẹ̀rẹ̀ àwọn jọ wọn ni tó bèèrè orí ta ni ìlú rẹ̀ ilẹ̀ ọ̀fẹ́ wọ́n tó ní láàrín tó jẹ́ kẹfẹ́ tó bèèrè yíwá láti ti títà ọkàwé ni wọ́n ń kọ wọn nílé nìkù wọ́n wọ́n fún wọn ní promotion nílé ìwé wọn kó bẹ̀rẹ̀ yìí ìdàmú wá bá pé ìdà ọba o ó ti ẹ̀ta bí ló wọ́n yọ orí ni nínú padà ṣùgbà kí lọ́ba ní wọ́n lè rùbí lọ́wọ́ ó àpá ọkùnjọ́ máa ń níkaná ìdí jọ́nà ni lọ́nà ìwọ̀n tí ní ẹ̀ṣẹ́ yìí tí ó kùkù tó tó wá wá sí ní èdílé ìpínlẹ̀ kọ́lá tí wọ́n jẹ òsì máa lọ rẹ̀ nínú

Àwọn orí ẹsẹ́ wá ló gẹ́gẹ́ bí ẹ̀ẹ́kẹ́lẹ́tíkẹ́ eh, Western civilization. Wọ́n sẹ́mọ̀ gbádùn lọ, ní òkú gbádùn lọ ní àlókè ìgbèrà lẹ́gbẹ̀ẹ́. Wọ́n lọ fẹ́, lókìtì wọ́n gbé ọmọbìnrin ìgbà. Wọ́n gbé gbàmgbà tí ẹ tún tó ọ̀gẹ̀ tí ó dé ìpọ́nlá gbé mọ́tò. Àpá àpàrí àdúwà, lóṣù kéyí, lóṣù kéyí, lóṣù kẹta, lóṣù kẹrẹ. Ó ní àlẹ́kọ̀ọ́ wọ́n ti tààrà fún ló máa lọ fọ́ rẹ̀ rẹ̀. Wọ́n ti parí àdúrà yìí. Àfá àti ilé ọgbà ti parí owó orí ti fún báyìí. Táwọn ọjọ́ lọ́dọ̀ àfá. Ó ti fẹ́ parí ní kóòdà ọ̀rẹ́ nìkẹ́kẹ́ mọ̀ ní Israel ọ̀sọ́mọ́jẹ̀. Táà ọ̀sọ́mọ́jẹ̀ fún táà ọ̀sọ́mọ́jẹ̀ kí tó kọ́ ọlọ́run lélẹ̀ kí tó pé. Sọ́bọ̀ ti fẹ́ àwọn àníkọ́lọ̀ mọ́rọ̀ pé èsì ilẹ̀ ayébì ẹ̀sí ìpadà mọ́ gbogbo mọ́rọ̀ mọ́ ti fún ọdí gbé e kóntọ̀ òun ni ọ̀pọ̀dún kan ní ẹgbẹ́ Thank you. Wọ́n ló bá wà dáa ó gàá ẹ̀rùn ajé